fún bídí àwọn afẹ́ ní ànù àwọn afẹ́ ẹlẹ́bọ tánjẹ́ yìí pé wọ́n ní wọ́n la pàdé nídàálẹ̀ yìí wọ́n ní hoffman sọ fún yóò gbá níwá kí ní àkìníkà òsìbítà àti lè pàdé mo ṣe rí wọn wọ́n dì máa mi èmi náà dì máa wọ́n gbági òun dì mẹ́lẹ́bọ òun dì mólóòsà pẹ̀lú láwà ní gbangba láwà ní òrùwà ẹ̀ láwà ní ìsọnù láwà ní òfò òun dì mẹ́lẹ́bọ obìnrin ẹlẹ́bọ ó tún wá sọ pé tún dì mẹ́ra yín gbági ah

táwọn náà ti máa padà síbi ogún yẹn pẹ̀lú kọ́ ìdẹ̀yàn kan àti kọ́kọ́ jẹ́ lédè ká tó jẹ́ ẹlẹ́sìn àti kọ́kọ́ jẹ́ elédè ká tó jẹ́ ẹlẹ́sìn fíyà ní kí bọ́ sí ń sọ̀sọ̀ sọgbò yìí náà wọ́n ní onílẹ̀ ní àfáà yìí kọ́dà pẹ̀lú láwà ní gbangba wọ́n ní kí àwọn dìmọ́ kọ́dà obìnrin ni yáwọn tó dìmọ́ ẹwù wọn kọmọ hmm? bára wájà má kọmọ bára wájà jẹ́ mínú ọmọ lọ́rọ̀ sọ́gbọ́ àwọn òsì ní tẹ̀lé wa mọ́sílásí ṣe òkè france guinea àbí ọ mọ́tara rẹ̀ ẹ ijó olórí táwọn christian tẹ̀lé wa mọ́sílásí mọ́tara rẹ̀ ṣáàdù ni christian táwọn yóò gbárí tó bá kó wa mọ́sílásí wọ́n lálà sí ilé ayé rẹ̀ church ẹ̀mí rífẹ́ bó sì bá ìrìnàṣọ́ christ kẹlẹ̀ jẹ́ sí irọ́ náà ń pa fún ọ̀sùn fi ń tàn wá ni sáwọn wá ni sáwọn wá sáwọn wá ní ìsinmi ẹ̀wọ̀ àwọn ẹlẹ́bọ sí tí wọ́n ní àgbákòjú ráàsì wèé tán pè ní kíná pé ọ̀tá ọlọ́run yẹn ọmọ òsì àwọn aláṣìṣẹ́ yẹn ní ìsin ojú tútù wá yàyàkúyà padà báyìí bó o ní ò sí ní yàyàkúyà ṣé àwọn àfẹ́ ní ànù yí ń kọ́ wallahi báwọn lérí bú ẹ̀dọ́ sì máa jáde lójúmọ́ ni àwọn lérí bú àfá ń kọ́ ẹ̀ sọ̀rọ̀ àwọn lérí bú àfá ẹlẹ́mọ̀ ẹ̀ fọlọ́pàá mú kan wò gbogbo àwọn ni ẹ̀ ti lọ rẹ́sẹ̀ ẹ̀ ti lọ ti mẹ́ kìrìkìrì wọ́n lọ ti mọ́ sí àwọn tó ẹkẹ́ wà nù sẹ́ẹ̀lì wọ́n lé 500,000 láàrin bí láàrín tó in reality gbẹ́kẹ́ wà láàrín àwọn èèyàn mọ́ ẹ̀ mọ́dú àwọn times 10,000 ọ̀rọ̀ tọ́kùnrin sọ táwọn lè ti sọ rẹ́dì àwọn sí pípọ̀ díẹ̀ níwá ẹ asọ́lọ́pàá mú àwọn ilé yìí kọ́ àwọn tó ń rí àwọn tó ń fún ọjọ́ ànàkọ́ yìí àwọn tó ń fún ọjọ́ àkọ́ yìí ní ìsinmi ayé aláwọn náà ti ní mọ́kà àwọn ní ọ̀ṣun bẹ́ọ̀ wọ́n lálà sí hajji ẹgbọ́ sí lálà sí èyí ìwọ wà pẹ̀lú ẹlẹ́ bọ́m̀bẹ̀ wọn wọ́n lẹ́sì kẹlẹ̀ jọ ń ṣe ẹ̀ ń pẹ̀rẹ̀ ẹkẹ́ nǹkan kan náà ní àwọn lálà sí maka ọ ní àwọn kọ́ lọ maka ibi òsà ìwọ gídẹ̀gìdì kan ìwọ náà ṣe gídẹ̀gìdì kan ìyọba ni wá wọ́n kọ́ lọ fún Muhammadu gídẹ̀gìdì kan bí ṣe lálà sí maka tí lálà sí kùrá níbẹ̀ ni lálà sí anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam alayhi la'ayinu Allahi mutatabi'a àwọn ìgbé ọlọ́ọ̀bá tí ma ń tẹ̀lé ẹranko mọ̀bọ́kùnrin yìí àtàwọn àwọn rẹ̀ ìgbèlò tí wà ní mùsùlùmí kẹjọ àmọ́ sọ fún wọ́n pé ẹ̀sìn kalajọ ń sìn ẹ̀ẹ̀ agátìyàn ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé wo ìsìláàmù lẹ̀sìn àbáláyé ó dá tàlì ẹ̀tọ́ kọ́ wà lórí àìsínsà níbi adam kí lẹ́sìn rẹ̀ ṣe òsànínsìn abọ́ bí àwọn tó rí bútẹ̀ sọ káàkiri Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà tí ń bọ̀ wálé ayé ó tún yàbítẹ́ ti mú tí wọ́n ní kí nípa Elédùmarè ń rán Ọ̀rúnmìlà ń sẹ́ kó wá sílé ayé ooo bí tó ti ń bọ̀ wálé ayé èé eh, ó bá tún yàwó lọ́lé ọtí ah, ilé ọdá ibo nílé ọtí wà tí wà pómi ìtìlẹ̀ orí yíò pé ibo nílé ọta ní tọ́tí gbà ọ̀rún ìlà wa na tẹ́ẹ̀nì látọ́kẹ̀ wa na tẹ́ẹ̀nì tẹ́ẹ̀nì wa gùn wa ń tọ́bọ̀ ó tẹ́ ah, fíṣàn rẹ̀ lè gan o bó ní ó ṣe tọ́ tẹ́ẹ̀nì látọ́ kó sí yọ ní sí tọ́bọ̀ ní sí tọ́bọ̀ ní sí tọ́bọ̀ ní sí tọ́bọ̀ Adi ànù adì òfò Adi ní adì àwọn lẹ́ẹ̀sẹ̀ rẹ̀ ó fẹ́ tó 50 kìíní kan ẹsẹ̀ rẹ̀ sáàpọ̀ ó wá bu yẹ̀pẹ̀ dání ibọ́lọ́ ti fúnbẹ̀ <laughs> aláyọ̀ ti fọkọlọwà agbábọ́ọ̀lù gẹ̀fà gbogbo ilẹ̀ rẹ̀ school. kọ́ skú ah wọ́n fọkọlọwà agbábọ́ọ̀lù kìí ṣe kékeré gbogbo ilẹ̀ ń bẹnu bodo Yorùbá wọ́n sì gbọ́dọ̀ kọ́ ọmọ yìí wọ́n gbọ́dọ̀ kọ́ bó ṣe ń tọ́wọ́ bá yìí bí ṣe ń tọ́wọ́ bá ọkọ̀kọ̀ ọkọ̀ tí àọ́tí ni àfọ́ ọlọ́tí dákùn fún mi ń kan ohun tí yóò tán báyìí ó tún kọ̀ntínú ní iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ àtàjì wọ́n jọ ń bọ̀ wá bó ṣe délẹ̀ báyìí omi nìkan ló wà ń bẹ̀ ó ti buyẹ̀pẹ̀ dání bó ṣe buyẹ̀pẹ̀ ọlọ́lọ́mọdún típà tó bù dání almuhim ó sàbuyẹ̀pẹ̀ ó dà adi òfò ó adi anù sí ibẹ̀ adìẹ ló bá ni ma tẹ yẹ̀pẹ̀ ńká ibi tí wọ́n lọ́jọ́ kó lélẹ̀ ní masáṣí báyìí o hádìí èyí wọ́n tán yẹpẹ̀ ah wọ́n tán ẹsẹ̀ oró kí ni yí kan tán lọ ní ìwádìí òfò rádìí àbàmì olè yìí bọ̀ tó wá tán àwọn bí tí ó padà wá rí tàbí yóò padà rí adìẹ pé wá kí ló dé bọ̀ tó padà rí adìẹ débì kan wọ́n ló wọ̀n tàn máa tó wá jódò lé nínú Allahu akbar àmì wọn jẹ́ odò àbí tó wá tàn àwọn àpáta wọn kọ́ sí àlàyé àfihàn àbí hmm ibi tí ó tàn dáadáa tó ga díẹ̀ òun wá dà pátá ọlọ́mọ̀mọ̀ jẹ́ àwọn ice ń kọ àwọn blọ́ọ̀pù àwọn irú àtàrí àwọn Antarctica yẹn kọ́ ìpẹ̀ tó dì ọlọ́mọ̀jẹ́ arìnrìn kọlọ́mọ̀jẹ́ agọ́ ìwọ́ àwọn sọ pé wà tàwọn ilé iná ẹ̀ àtijọ́ jẹ́lédè ká tó jẹ́lẹ́sì kẹrúgbà ilé iná ó wá níwò ní ma ní jùrà against Islam gbàtẹ́ ti mọ̀ pé ìmùsùlùmí náà kẹsìn yín kún wàláhì ìlú tí àwọn èèyàn bá ti mọ báwọn yẹn ṣe rí bọ́n ṣe ka ìsìn wọn kún tán bá bí ọdá sọ̀rọ̀ nígbà Muhammadu sallallahu alaihi wasallam tán bá ti dílé ayé rẹ̀ dá sọ́ àsọ́wó àmọ̀rí tí ẹni freedom of religion wà sọ́ sọpá nàbí báyìí ni mo ti gbọ́ ládùgbò táwò bá ní táwò ṣe fún ọ nínú òfin o àwọn ní táwò ṣe fún ọ àmọ́ ẹnìkan tó ń bọ́ sọ kẹ́límọ̀ kan láwùjọ sọ láwùjọ táwọn ohun súnà bá wà kàn jẹ́ kí mọ̀pọ̀ lọ ilé mọ́bú ànábì ó ti dẹ̀yẹ pẹ̀rẹ láti jọ ó mọ̀ rìn lórí títì gan ẹsẹ̀ rí mọ̀ kọlẹ̀ ẹni ànù tí mọ́bú ànábì nù àbí ó gbajúmọ̀ pẹ̀lú pa ẹni ànù ilé rí bú ẹ̀dá tí mọ́bú ànábì nù láwùjọ gbìyànjú ẹ̀wò níbi táwọn mùsùlùmí ló gbé bá wà ọ̀dọ̀ àwọn súfì lòrò bí ó wà ọ̀dọ̀ àwọn súfì gan bú ànábì ń bú sàábẹ́ ṣúfí gan ti bá wọn kọ́lá ní káwọn christian kò ní àti mọ̀bá nẹ́bì máa ṣúfí ti bá wọn bú ṣúfí bá wọn bú sàábẹ́ ní máa wọn ń ṣe gbótọ́ fẹ́ ṣe kíra lókùnmá tó kí àwọn ṣúfí ọ̀tá ọlọ́run ni wọ́n ní tákàsá pàmọ́ sí ẹ̀ṣẹ̀ ọlọ́run àwọn kèfèrí bẹ̀rọ sàábà bí nísìn àwọn sàábà tàwà àwọn àfáàsù yìí ti bá abú wọn ẹ̀yà fásù yà lọ́jọ́ dá fún yóò ẹkùsẹ́ àwọn bá ti wọ́n lọ́nà in ta n sọ fún ọmọ in tó wà ìyàtọ̀ tó wà láàrin pé súnà nẹ́bì àti súfí àtójú ọ̀nà àwọn ṣètọ́nì súnà nẹ́bì lálé padà sí lálé sí gbogbo adúnímọ̀ wallahi tàbí sórí ẹláyà ti ní yàmà ìpínlẹ̀